التي تميز بين محكيه ومبتلين ومستنيه ومبتدعي يا الفلاح لا تغادر باطنيا إلا وتحب أن تطلع على باطنيته يا الفلاح أين لمقومة أين لفصوحة ẹ̀yin lẹ́ni jàmàlà ẹ̀yin lẹ́ni jàlàlà bàbá ló ní mọ̀kànmá bàbá ló ní fásọ̀há bàbá ló ní jàmàlà kọwákọ̀lá ọ̀rọ̀ bí nítorí bàbá àìyàmàdá rọ̀bẹ̀ torí bàbá àìyàmàdá láti ẹ̀sìn rú látẹ̀bìrú dáadáa, látẹ̀bìrú dáadáa, nítorí àjẹ́ nítorí bọ́rọ̀ àyàbẹ̀rẹ̀ wọ́n na mọ̀tẹ́ríjú wọn mafi rọrùn tẹ́lẹ̀ máa mọ́tíkà wọ́bẹ̀ yẹ́ dìgá ṣọ́rì ìfẹ̀kì Muhammadu Bari ṣe rẹ̀ tààtà ìmọ̀ ìgbòrò àti ọmọ ìlúlọ àbẹ́ tàbádọ́ آبتاب بلادك وعزيز عند المولى أتاك ملك وقبلك للمولى كريما بعفة فرعه فرعه وليانا عليك السلام لو أنني قد أجد الحرام أبدا إذا زيدين رأيت لها وهو يدين وأشهد إبراهيم عبادة مع بعض عادة تجعلني عبادة مع الظالم قلب فليت مدنيت سنتي فمالي علي شمل في العلوم علي بكي على عادة الإيادة العوث إبتكي وما في عالي يا خشيت الملأ فكر وجد الله تبارك وعلا ما شئت عليه ولا إله إلا الله الله ولا في الأرض خشيت الملأ فكر وجد الله تبارك وعلا ما شئت عليه ولا إله إلا الله على إمام الأولياء تعامل واسألني ورود الهدي وتعطيك وبئر قد ألوم ولا إله إلا الله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 وسابهم عن الله Ọlọ́run, gbogbo ọ̀tá dúró, a fi kí wọn, a fi kí ẹ, a fi ṣe ẹ, a bẹ̀rẹ̀ níbi àwọn aláìsí wa ta ṣe àtàṣìṣọ́ àtàṣìṣe nínú orí ìsinsọ́dún yìí, ọgọ́rùn mẹ́ta ọjọ́ àtọgọ́ta àti mẹ́fà tàbí márùn-ún nígbàlẹ́yìn. 365-66 lọ́jọ́ kọ̀ọ̀kan tí bẹ ní ọdún. Gbogbo ìṣẹ́jú tó ń bẹ níbẹ̀ àti wákàtí àtàwọn ọjọ́ ọ̀sán àti òru ìwọ́lá àṣẹ lọ́run ìwọ́lọ́run òṣòrí fún wa tó fi dè ní àlékún ní àtíkù àlékún ní mà àlékún lọ́lá àlékún níyìí ẹni ọlọ́run bá dẹ̀wò nínú wa èyí òun fi sàpẹẹrẹ ní àwọn tí ń kẹ́ tí ń sórí fún lọ́pọ̀jù afẹ́fẹ́ tí ò mú orí lọ́wọ́pọ̀jẹ́ ni mú orí lọ akíwọ ọlọ́run a dúpẹ́ atọrọ̀ dáríjì ní àwọn àkójọ lọ́dọ̀ rẹ̀ òfin sọ́lẹ́nu ni ṣùgbọ́n olólọ́rọ̀ ni ó máa ṣe ẹlòmínà ń gbójú aburú lọ́dọ̀ rẹ̀ báyìí láti bà nǹkan jẹ́ láti bàyé jẹ́ gbogbo ẹni tẹ́ wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fóun náà lórí bí ó ṣe máa rí báyìí lọ́kùnrin tàbí lóbìnrin tẹ́gbó pé kò ní bàjẹ́ adí ni ó máa tàṣírí gbogbo ọ̀nímọ̀ṣọ́ bàbá sábẹ̀ ọ̀hábì ọ̀yọ́ ọmọ tí wà dáàmù púpọ̀ ni wọ́n lọ́mọ dáadáa lójú àti lẹ́yìn a fi mọ̀dẹ́rù markel àti gbogbo ọmọ ṣẹ́fà adam lápapọ̀ atọ́fẹ́fẹ́ ọlọ́run lórí gbogbo ẹ̀yìnta bánjò kúrì tẹ́ẹ̀pù kọ́ lọ́run tẹ́ẹ̀pù kọ́ sùlámù tẹ́ẹ̀pù lókùnmọ́nà lé Bùkátà ẹni kọ̀ọ̀kan wá lọ́mọdàbà bí ẹlẹ́rì tó wà yìí. Àmín. Láì ní fagún, ẹjẹ́ àṣẹ àwọn ṣẹ́ kan gbóòpòpó torí ilẹ̀ mọ́ lọ. Èyí tí a máa ń gbé ọ̀rọ̀ kí ó wà náà lájúmọ́ kí ó wà sí pọ̀ láyé lónìí ìlò ní òtó nǹkan. A ń sọ wá ti ní ìṣẹ́jú kan àbí méjì nígbàtà bá pe Ọlọ́run ní ẹjẹ́ àpè dáadáa. Torí ayé ń dá sí ní kápẹ́ ní àbí ń ẹ̀wọ̀n ní nàìjíríà ti rí ẹ̀wọ̀n dáàrán lọ́pọ̀ lọ́rọ̀ epo ẹ̀wọ̀n tó lọ sí fún nàìjíríà ní ìkẹ́ ẹwà ọba tí ń lò àfikápẹ̀ àfikápẹ̀ àfikápẹ̀ bismillahir rahmanir rahim kálùkú sí mọ́kànlélógún mọ́kànlélógún tẹ́lá wá délé ẹlọ́dí 366 èyí tí ń jẹ́ òǹkà ọjọ́ tí 65 ń jẹ́ tọ́gbá kú àbíjọba dín Ipé ìwọ̀ ọlọ́run ọdún ta tó fẹ́ mú ìyà àfíta ti mú ìyà ti mú ti oṣù Islam. Ọdún mẹ́rin lónìí, ọdún mẹ́ta. Àwọn akó sí ti àwọn ti Christian tí ti tàbí wa Isa láàrin jọ mẹ́rin lónìí nígbàtà bá parí December yìí. Àti kíníkèjì ọlọ́mọdé àti rí bọ́m̀bẹ̀. Àmín. Wọ́n bá tó ẹ̀ta àwọn alùpùmọ́nù pè wá sínú eré táyé àti tọ̀rọ ló pè wá fún ìtọ́lọ̀mbá pọ̀ọ́lọ̀ fún aláburú bá wa yóò padà àmín agbé látorí àwọn alùpùmọ́nù náà ọ̀dọ́mọdé ni ọlọ́njọ́ pẹ́ láyé àmín lórí dáadáa mọ́jápàdé rẹ̀ wọ́n dọ̀rọ̀ tó tọ́ bá tó tọ̀ bá rẹ̀ wọ́n dọ̀ ọmọ wọ́n dọ̀ ọpọlọ àwọn òtó bẹ́ẹ̀ ó mú apá ọlọ́run àtúrẹ̀ àbá àti bá ń gba owó yóò sì kéèsì ọmọ ní ẹ̀rí báyìí ọlọ́mọdàjọ́ ní ogun mo mọ́ mọ́ dá igbó ní ọlọ́run ọdá igbó bú kéèsì ni mo dá igbó bú àpá mi náà ló tún dóì àwọn tí wọ́n tọ́ àdàgbà ní àmọ́lọ́run la dúró fún ọlọ́run ta dúró fún ọlọ́mọdà dúró lọ́gbẹ̀rún wọ́n ti tàà dúró lọ́pítù, wọ́n dára dúró ní ọlọ́pàá, wọ́n dára dúró fún àwọn ará yé وتبجيلا لك يا الله أبي بابا ولو ناني حمدا وثناء إدوي يوم أجاب وشكرا لله رب العالمين يوم أجاب فولو بابا لك الخلق وانا الوجيدة ولك الأمر ولي بقوتين جسد ولك القضاء والقدر ما ربك ما ربك ما هو العزة والجلال تنجي تنجي بمبوك الجمال والكمال ولا لوني تنجي ولو أجاب حمدك نصير aláìkà. A ń dúpẹ́ fún àyìn ọ̀rọ̀ ọlọ́run. Àyíkà lọ ọ̀sánà. Pẹ̀lú àwọn orúkọ lẹ́gbọ́dọ̀ láti. Wọ́n ti bá ti kalẹ̀ ọ̀lẹ́yà. Àtàwọn ọ̀rọ̀ ẹ̀rẹ́ tó gá. Àyà ti kàzà ti sàrẹ́. Àtàwọn àmì ẹ̀rẹ́ tó jẹ́ tó gá jù tí ó dúrẹ̀. Wànàkúlùhá, wànàkẹrẹrùhá, a ń wí, a máa wí, a máa wí, a sì máa sọ, a sì máa sọ, nífẹ̀ẹ́ àtàkìgbà kan lọ́dọ̀ ọlọ́run. Àtàkìgbà kan lọ́dọ̀ ọlọ́run. Bismillahir Rahmanir Rahim, ẹ بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Omi kan lè lé lórí gẹ̀dà ní ẹ̀sì, ó tó gbogbo méjì táàrù, ọláwọ́rọ̀ méjì ń tán ara ayẹyàn lẹ́gbẹ̀ẹ́ ní ó jòkó ní kí a bá dámọ̀ kí ọlọ́run láàrin sójú kan, ara gbogbo kàkà tó máa lọ. Pẹ̀lú ògbò ọlọ́kọ́ dámi lójú pàdó àwọn ọgbà, ẹni tí ọ̀gá dá lójú ọlọ́mọ tọ́lọ̀ sọ pé ẹ̀pẹ̀ ní wọ́n dáhùn yóò sì má dùn sẹ̀. agbé látorí arákùnrin wa olólùfẹ́ afáàlùkùnmán hajj abdulhakeem olùkárí gbogbo ẹ̀yàn ọkùnrin tọ́wà ń bí ọlọ́run mọ́ta máa dùn yín nú wọ́n gbé lórí ara obìnrin rẹ̀ alájíwa alájáwa bab ó ti kárí gbogbo ìyá wa tẹ̀wà ń bẹ̀ àlèmọ́dá ikọ́ lọ́kọ̀ọ̀kan afọ̀rọ̀yìn lọ́rọ̀ lọ́wọ́ agbé lórí afáwà Sheikh Abdul Wahab ó ti kárí gbogbo àwọn afá aláìmọ̀rátìrí ọlọ́wọ́n yẹjọ́ rọ wa àwọn agbé lórí olùdẹ́wà lọ́rùn olùdẹ̀wánú àbáwọn Sharafuddin onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ olóyè à àwọn adébàdàn ni wọ́n ń gbọ́ ohun àfánú lójú àfágà ní pé ah, àfá ọ̀rẹ́ inú àkọ̀dínú rẹ́jù rẹ̀dà kí nọ́mbà rẹ̀ já pè gbogbo kò kí ń dàbẹ̀rẹ̀ wó àwọn ah, asapọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó mú àjọ́ ìdí kìí àfá ńlá ní bèèrè lọ́wọ́ rẹ̀ yóò ọlọ́run sàlékún mímọ̀ náà òjẹ́ tó lọ fún ní ẹ̀kùn kámọ̀ wíbáyì àtàfà ọ̀rá ìlú mc àwọn àgbàràgbà ọlọ́mọdé mímọ̀ yẹn ó pẹ̀ àfi kí gbogbo àwọn ìlú náà ọwọ́ àwọn azákìrù ti máa wá àtàwọn azákìrà àkí àwọn náà ẹjá máa dàníyàn wa lọ kókó lọ́n ni nísìnyí ẹ bá mi wí mẹ́ta náà láwí ọlọ́mọ́sà wọn lápẹ́ kàwákún ẹ̀pẹ̀ wá léyàn nígbàtà bá dọ̀bálẹ̀ ẹ̀mí tó bá wọn olùfúnlú lè mi mọ̀ tó gẹ̀gún ọwọ́n gẹ́gẹ́ lọ́sùnwọ̀n ẹ̀rí tí ọba mọ́ wọn rẹ̀ lọ́dọ̀ ọlọ́rọ̀ ó pé ìlàyé kò fẹ́ ìdíjọ́ kìí ọlọ́run la bálẹ̀ fún láyíra mọ́lẹ̀ fún lámọ́kúnlá mọ́lẹ̀ fún torí kò sẹ́dá tí ó lẹ́ àtẹ̀mí àtẹ̀yí náà kọ́lọ̀ tó sàánú gbogbo wa ọlágbóhùn ta fẹ́ náà rí ọlákún lillahi لله له له هو هو مولاي مولاي فاصبر لي فاصبر لي أتأمهم من جوعي أتأمهم من جوعي وآمنهم من خوف وآمنهم من خوف هم فيكون هم فيكون الله الله لله لله له له هو هو مولاي مولاي فاصبر لي فاصبر لي أتأمهم من جوعي أتأمهم من جوعي ام من خوف وآمنهم آمنوا بالقوم قوم فيكون أكوكا ẹjẹ́ parabalẹ̀ ìwé àwọn ẹni ọlọ́run ló ní ọlọ́run ló fi mọ̀ wọ́n kìí sí gẹ̀dẹ̀ kìí sọ fọ́ ó ti ẹ̀jú gbogbo ẹ̀ lọ wàláhì èèyàn ní wí kí nǹkan kan mọ́ sí ẹsámátà níyàn gbogbo ogun táwí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sàmì dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wọn yọ́ mọ́ta búrú pé ọ̀rọ̀ nìkan kan wa Kuma na da bawa fara shi ka Adam, babawa Shabu Najida ya, babawa Musa Jirgis, babawa Sir Hassan, duk yawa fata kowa tattowa, tun bela ya tawa duk yau. Ọlọ́run bá múlá dẹ̀ bá wọn. Ọba sábẹ̀ kọ́dù jìlẹ̀. Ọba sábẹ̀ da tìjẹ́. Ọlọ́run mọ́kọ̀ kábàrà. Ọba ń dọ́ta láti. Ọba sábẹ̀ wọ́n mú yẹ̀. Ọba bá buhaya buhaya. وأسعانه آمين بسم الله الرحمن الرحيم الله الله لله لله له له هو هو مولاي مولاي اجبر لي فاغفر لي أسأمه من جوعي أسأمه من جوعي وآمنه من خوف وآمنه من خوف كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون الله الله الله الله الله الله الله الله الله الله

Allah Ibi tí wọ́n náà dì mú èèyàn ní ọ̀kan òkú ọ̀nà ọ̀nà ìṣẹ́ranko, gbogbo wa bá ti ni. Ẹ̀yìn náà níbi tẹ́ ẹdó àlífà ànábì Ádámà ní gbogbo wa wáyé ọ̀dá wa, níbi tó dìmú ní kó ṣe dáadáa wọ́n pé ìyálé ilé ni ó ṣe àsìkò tó ń jẹ́ ìyálé ilé ṣe dáadáa ẹgbẹ́ ìyàwó tọ́kọ kọjú sí ìpọ́jú ọkọ látọ́kọ náà ń pọ́n létè sàsìkò rẹ̀ dáadáa kí mínísítà ó ṣe dáadáa kí gọ́ọ̀nà ó ṣe dáadáa àfáà tẹ́bá jẹ́ ìmáàmù kó ṣe dáadáa lásìkò rẹ̀ yóò kú mẹ́ ìdí ń jọmọ nìyàn nù èmi lè má lówó ìtọ́lọ̀ mi lẹ́ni kí wá kí n ṣe dáadáa lásìkò tí mẹ́mẹ́ tó ráwọn kan ní mẹ́mẹ́ àwọn kan ní òtún wágbà ẹni tí ó bá kọrin kọkọ dáadáa ẹni tí ó lùlù kó lù dáadáa ká máa pé àgbàdí lágbájá lùlù àwọn onílùnù àwọn onílùnù gbogbo dáàbà ṣe táà fi ń jọmọ nìyàn láyé ká má fi àbùkù síbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam inna Allaha yuhibbu minal mu'min an yutqina amalahu gbogbo tí yóò bá ti láyé kó sí kó sì jẹ dáadáa títí tẹ́lò ní olè sàǹfààní mẹ́ ẹjọ́ wọn àná ẹ̀rí pé bọ́ọ̀lù ìranù ni bọ́ọ̀lù ti sí àdó òṣìṣẹ́ ayáàdì a máa ń pé ọlọ́ndákùnjọ́ mọ̀ wọ́n mọ bọ́ọ̀lù gbá tó jẹ́ pé àádọ́ta ọdún sí sẹ́yìn dáwọn náà mẹ́gbẹ́gbẹ́ tí wọ́n ìfẹ́ kí yóò débi bọ́ọ̀lù wá àgídílà máa fi gba ẹ̀sẹ́ àmàrígbé dájúdájú ìyà ayé ni kó tó di àtàlùkì ámọ̀ lẹ̀sẹ́ gbígbá àti rẹ̀sílì jíjà àmọ́gbà ó di sí owó kálùkù àmọ́tọ̀ ọgọ́lọ̀ mọ́ tí ọmọ wọn máa jẹ́ sí èmì ọ̀tọ̀ rẹ̀ yíò ọmọ wọn já rẹ̀sílì nígbà tó ti bí odidi iṣẹ́ nínú tó máa dámà sí technology ni television lẹ́wọ̀n satellite ni ọmọ adámà ló ṣe bẹ̀bá dọ́sbítù ẹ́rì bí àwọn dókítà jí ṣiṣẹ́

Fìwárá àgúnmọ́lá. Láàrin ọmọ Adẹ́mà tó bá lọ ó léyìn nílọ nítorí pé mójútó ìtọ́lọ̀pọ̀ ò sì nípinú ò sì ní kẹta. Fi gẹ́rẹ́ sí làbílẹ̀ wá lè rí wà lè jàmàlá. Wọ́n Fi gẹ́rẹ́ sí làbílẹ̀ wá lè rí wà lè jàmàlì gbogbo bíta bá wà ká ti dọ́gbàdọ́gbà kàgbé lérí àfàlùkúmọ́ ọ̀dọ́wọ́ rẹ̀ bí i bá ń pọ̀ ìyẹn mọ́ ń gbàgbéra ni innal insana khuliqa halu'a idha massahu al-khayru manu'a wa idha massahu ash-sharru illa al-musallin ẹni tọ́wọ́ rẹ̀ bá ti tẹ nínú súrọ́tù ìkàrá kalla innal insana la yatgha ara àòsìtàjìnà tọ́mọ adama bá ti lówó yọ́gbàgbé ìyá ti bàbẹ́ tọ́mọ adama bá ti kéwú yọ́gbàgbé àfá rẹ̀ tọ́mọ adama bá ti kàwé yọ́gbàgbé jíjá rẹ̀ tọ́mọ adama bá ti lọ́lá yọ́gbàgbé ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ ọmọ ma adama gidi tó jẹ́ èèyàn tààrà láyé tàápẹ̀lẹ̀ èèyàn kò ní gbàgbé àná kò sì ní gbàgbé ọ̀la ọ̀dọ̀wọ̀ rẹ̀ ọ̀dọ̀wọ̀ ìmìnà ọ̀dọ̀ ọgbọ̀tàwà tí kí jọmọ nìyàn bí ẹlẹ́gbọ́n tọ́lọmbá bọ́ ńlá káì ó ti dọmọ èèyàn tààrà tọ́lọmbá bọ́ ní mímọ̀ ó ti dọmọ èèyàn tààrà tọ́lọmbá bọ́ ẹlówó ó ti dọmọ èèyàn tààrà tọ́lọmbá bọ́ láti rí ogun ó ti dọmọ èèyàn tààrà ó kú bó ó ṣe lòó tó fi síra wọn ju ọlọ́run ọlọ́run ó sí fún أيها الإخوان سفوا بالصفا أيها الإخوان سفوا بالصفا أيها الإخوان سفوا بالصفا Àtọ́ máa ń lọ, ẹ̀dàkùn àyàn ọmọ ìyá wa báwo Nàìjíríà ó ṣe dá ẹjẹ́ àti mímọ̀, ẹjẹ́ àrìsí rúbì sàfáì, níbi ohun wọn bá dé ọlọ́nfàáyé ká sọ́ọ́lẹ̀ ni ẹ̀wọ́ bẹ́kọ́ tí wọ́n sí ẹ̀wọ́ gbogbo nǹkan ti lè máa wá tíbàtà lọ mọ́kà ń jọ ní ìdáàdì ìdádarí wọ́n ní Saudi ṣe 60 years tí wọ́n ti múnẹ́ lọ wípé iná sẹ́jú báyìí ó di ọgọ́ta ọdún ẹ̀ẹ̀sì gbọ́lọ̀ tó bí Allahu Akbar 60 years bí wọ́n ti múná lọ báyìí wọ́n sì fi mú lọ lọ́sàtòrú Amẹ́ríkà ti jẹ́ 100 years kọjá àtọ̀sán àtòrú gbogbo ọgbọ́n tí wọ́n dá tí náà ní fi lọ ọdún mélòó láwọn nigeria ṣe o nísìn àádọ́ta ọdún pé àrínátàn ayọ̀ ẹ̀kẹwàá nù sí róòbẹ̀ sọfáà الوليد ونصير للصفاء الإيد Pẹ́sẹ̀ntì wa jẹ́ lálàáfíà, èèyàn jẹ́jẹ́ ni, àmá àwọn àti ń bẹ lọ́tún lósì àmọ́ tí wọ́n fẹ́ àmọ́ tí wọ́n fẹ́ sí nìsìn. Ẹ̀yìn tẹ̀wá jẹ́ pàkejì, igbákẹta, igbákẹrin débi ẹgbẹ́ ọmọ èyẹ̀lẹ̀ iná iná bímọ ẹ̀mọ́ bọ́lá ó ti rí gọ́ọ̀nà tẹ̀kó ọlọ́nkọ́wà rán lọ́wọ́ ẹ̀sàmí dáadáa jẹ̀mọ́ àmín ẹni ọba fẹ̀kún lẹ́sẹ̀ tutù dáa yóò lè náà ní kó gbogbo stéètì kọ̀ọ̀kan kí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la kí wọ́n lè ìgbésí ayé dáadáa eléyìí a ń bọ̀ lọ́nà ní ti adé express afẹ́ra epo kálíbà àríjòkó yíwá àti ìràkán lọrin àrà tó rà láàrà àwágà nídà ìlú lọ bẹ́ polẹ́ kan 1,000 ìpàtàrà ní 1,000 900 àbí 1,950 Gbẹ́gbọ́ bọ́ọ̀lù ìbèrè, wọ́n tí gbogbo ẹyẹ gbọ́, 1,090 olùgbogbo wọn náà, ló yẹ kára 30 litres, àwọn ní 5,000 naira. Àtọ́ wọn kí Èyí tó ń tó ra ohun, àfáà lùkún wọn lọ́dà ìlú lọ́wọ́ jẹ́ 7,500 naira. Ẹ̀dàkùn ẹbá gbọ́lọ̀ tóbi kọ́lọ̀ wọ́n sànú wa ẹni àmáhùn Ẹ̀wì dada kò tí dùn yí tó nù o. Nígbàtà lọ ọdún kanjẹ́ orí yìí, a ní transit mẹ́, àwọn àtọ̀kalẹ̀ ń Dubai, wọ́n ni ká lò ní wákàtí ìdí ọjọ́ kọta, Allahu Akbar. Wọ́n wá ń pè wà lọ láàrin airport sí ilé plẹ́nì táwọ̀, ọmọ ẹ̀ tó gbogbo wọ́n tó pléènì lọ bígbàtà tó àgá ì láwọn pléènì tó níláárí àánú mi wá pẹ̀lú mi àánú mi tíra sí ọ̀lọ́ báyí làwà náà wà mẹ́kùnlé ayé adé Paris ìwọ́n bí àwọn èèyàn pé Paris ló ju Dubai lọ náà wọ́n ní ah kí ní jẹ́ bẹ́ẹ̀ Dubai ju Paris lọ lóòtọ́ Paris ju Dubai lọ ní dídáyé àti nílò ní sísè ìjọba ayé àbọ́gbà tí Dubai dìgbé Níbáwọn èèyàn náà ní pẹ́ńbẹ́ ayúwà ẹ̀kọ́wàá, ẹ̀yọ́ ọmọ Nàìjíríà, tí ìròbì sọ́fà, ẹmọ́ kò wà lọ̀ta mọ́. Tí ìròbì sọ́fà, ẹmọ́ tẹ́kà fún wa mọ́. Tí ìròbì sọ́fà, lẹ́sàánú wà. ayúwà ẹ̀kọ́wàá,

àwọn ọ̀gá wa yìí tí wọ́n fẹ́ ká yọ parẹ́ ni tí wọ́n fẹ́ ká máa tòsí ní tí wọ́n fẹ́ ká máa ṣe bára kiri àwọn ilé ìrọ̀sọ mádàmà dáadáa ọmọ àlẹ́ mádàmà ni wọ́n ìlà kọlílà mìnà àwọn tí ẹ̀ ló láàánú nù wọ́n ayò alẹ́kọ̀wà Sírúnì sọfá, ayò lọ sí ìrùn sọfá. Ẹjọ́ tó rẹ̀, ọmọ ẹgbọ́ ọmọ Ádámà, Ádámà bàbá ńlá wa, ọmọ ẹgbẹ́ ọmọ Ádámà dáadáa ní ọlè bàbá rẹ̀, wà máa yóò ní jẹ́ sílé bàbá rẹ̀ ọba jẹ́. Ìkínà ọmọ Ádámà wá sí láyé, àwọn táyé ṣe ní mọ̀nà. Bàbá kéwú tán, tí kéwú náà bá tún ẹbí wá sí, kéwú tí ò bá bá gbọ́ wíìdì ìjà ní àkàdíjẹ́ kó jẹ́ gbogbo wíìdì ayé tán kó wọ́n nìkan ni gbogbo séwù ayé táwọn èèyàn bá tẹ́ rírí látara rẹ̀ fòlòbúlò séwù ni ọ́ bọ̀bá wá ké ó tọ́kàwé táwọn èèyàn tí má ti ń dá fáwọn èèyàn látara rẹ̀ ó ti sórí rẹ̀ ọmọ adámọ̀ tààrà ni ọ́ ẹ̀yìn yára yìí bàbá àwọn àpá àwọn ọmọ kí ó ń taari lọ́dún yìí ni ọlọ́njẹ́ sọ́pọ̀ ẹ̀ ọlọ́lá ilaha illallah ọlọ́njẹ́ sí wá láǹfààní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 bàbá kú ọlọ́njẹ́kẹ́ ni bàbá ogun kúrò wọ́lọ́ iná àtẹ ìdáta بسم الله الرحمن الرحيم إنا أعطيناك القصة وصل لربك ونعلم لشأنك ونفسك Nàìjíríà dọ̀ọ́ rẹ̀ ìwọ lọ́un. Nàìjíríà dọ̀ọ́ rẹ̀ ìwọ lọ́un. Tọ́ra wà ò lẹ́nìí gan. Ìdè aláwó. Nàìjíríà dọ̀ọ́ rẹ̀ ìwọ lọ́wọ́. Nàìjíríà dọ̀ọ́ rẹ̀ ìwọ lọ́wọ́. Nàìjíríà dọ̀ọ́ Ọ̀rọ̀ wá dọ̀ọ́ rẹ̀ ìwọ lọ́dọ̀ rẹ̀. Ẹdókẹ gbàdúrà o. Wọ́n ni ká jẹ́ ká gbàdúrà. Ìdè aláwò ọ̀rọ̀ Ìwà ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ìwà ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ Ìwà ọ̀rọ̀ lẹ́yìn káàkiri àláwọ̀. Masha Allah, la hujja